آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولذي الكتب وقال في المناني في العبري وإنه إرفاني هارون كلي وكلمي روحي فرعون نفسي والهوى آماني اللهم لا تسلط الشيطان علينا عدو من أعدائنا يرعنا وقبيله من حيث لا نراه اللهم أيسر منا كما أيسعه من رحمتك وقنته منا كما قنته من عفوك وباعد بيننا وبينه كما باعت بينه وبين جنتك إنك على كل شيء قدير Ààbí ah, àtẹ́jú gbogbo ẹ̀yìn jọmọ́ wa tẹ́ rí mú délé lẹ́yìn. Wọ́n tó ní jẹ́ ọjọ́ gbèdéke ogún àwẹ̀ Ramadan. Ìgbà tí ò ní jẹ́ ọjọ́ kan tí a bá àwẹ̀ Ramadan dé ogún lẹ́yìn. Ìkí ṣẹ̀rí àti ìfikọ́ wa. Ìkí òun náà ni ọ̀rọ̀ itikaf fún ẹni tí Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún fún ẹni tí Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún àwọn adá akásàlàyé ìjọ dá akásàlàyé tí wọ́n pè ní itikaf bọ́ọ̀ láti ṣe ìjẹ́ bọ́ọ̀ láti ṣe tí wọ́n pè ní itikaf kí ni májẹ̀mú rẹ̀ kí ni májẹ̀mú rẹ̀ kí ni àwọn àlàyé tí àwọn àkọ́ni mímọ̀ sí lórí ẹ̀ kí ni tí àwọn àkọ́ni mímọ̀ kí ni wọ́n sọ lórí tí ń gbọ́ ń pè ní yìí àwọn àwọn olóòlò ṣe àwọn àwọn olóòyẹ kó ṣe àwọn àwọn ní ọ̀lẹ́tọ̀ fún àwọn àwọn ní ọ̀lẹ́tọ̀ àti ṣe èkì sáàkù àyẹ̀wò láti ṣe àyẹ̀wò láti ṣe kọ̀ǹdíṣàn wo ni ọgbà ti ṣe fún kọ̀ǹdíṣàn wo ni máa mú ní ṣe díẹ̀díẹ̀ díẹ̀ ní erépe erépe bàbá ti mú ọkọ̀ ọ̀gẹ́ nínú gbogbo ń tàrí ìta ẹfẹ́nú kàán kálukú ọ̀nà ọ̀fẹ́ lójú kálukú wa ti délé átùmọ̀sùn fẹ́ lójú fún ara wa àṣìfẹ́ sọ fún jẹmọ́ wa pé àyín náà ẹn tó bá fẹ́ ṣe àyíwà fún àti tó ń jẹ́ kí àwọn jẹmọ́ wa náà gbọ́ pé ẹn tó bá fẹ́ ṣe ní ṣìkáàbù táwí àyẹ́wà fún lọ́dọ̀ wáyé àyín ètò ti wà lórí ẹ̀kalẹ̀ ètò ti wà lórí ẹ̀kalẹ̀ pẹ́pẹ̀pẹ́ pẹ̀lú ogun ọlọ́run átẹnu fẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ àwọlé látara sọ́ọ̀tù sọ afá ti tàn bá lọ àwọlé látara sọ́ọ̀tù sọ afá ti tàn bá lọ àwà ni wọ́n mọ́ ka nǹkan tí a ní kún ọyọ káàkiri nínú síra sẹ̀ríà nǹkan wá ní kún ọyọ káàkiri nínú síra sẹ̀ríà nípa ètì káàkù yáà ní kún ọ nígbàtà bá tìtìláwà sọ́lọ́tù sọ́lọ́tù dédì kan ìjẹnu torí bẹ́ẹ̀ sọ́rọ̀dùn sàfáàtì sọ́rọ̀dùn sàfáàtì bismillahirrahmanirrahim قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركوا آلهتنا لسان إن مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجدون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزقهم معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يتاف عليهم بكاس من معين بيداء لذة للشاربين لا فيها لا فيها جول ولا هم عنها ينصفون وعندهم قاصرات التافهين قالهن بيد مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل قال قائل من إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أعيذا متنا وكنا ترابا وإظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فراه في سواه الجحيم قال طلع إن كنت لتهدي ولولا نعمة ربي لكنتم من المهدرين ولولا نعمة ربي لكنت من المهدرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو العظيم القرآن مدرسة alùkùránì ilé ẹ̀kọ́ ní ẹ̀ jámíà ni jámíà ní alùkùnrin ọmọ àmúti ẹ̀ níbẹ̀ kálùkùnrin ọmọ àmúti ẹ̀ níbẹ̀ níta bá tẹ́ ó náà ni nípa àlìjẹ́nà àtàwọn tí ó máa wọ̀ ọ́ ibi tá a bá tẹ́ ó dé ní nípa àlìjẹ́nà àtàwọn tí wọ́n máa wọ̀ rẹ̀ àti bí àwọn ọmọ náà ṣe máa wọ̀ náà lọ Ìnáhùn mẹ́sùn Àwọn ọ̀gá ọ̀rẹ́ ọlẹ́jọ́ tí wọ́n fẹ́ jẹ́ níwájú Ọlọ́run. ما لكم لا تنافرون àtàwọn àtìyàwó àtọmọ wọn ní ìrànlọ́wọ́ wọn nílé ara wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ọmọ lèyàwó ma mú sí tẹ́sí lè mọ́ ọgbọ́ wọn náà yóò farabalẹ̀ fún yà jíjẹ níwájú ọlọ́run wọn akọ̀bà alábádọ̀ قالوا إنكم Àwọn ọmọ ẹ̀yìn wọ́n mọ̀ wá sọ fún àwọn ọ̀gá wọn pé ṣe bẹ́yìn lẹ́wọ́n ń káwà mọ́lé ní ojúmọ́. الجهة التي كنا نأمنكم منها لغلبكم أنكم على الحق Bàbá ti sáfún yẹn tó wà káwà ló bẹ́ẹ̀ ẹni pé lórí òdòdó lẹ́wà ọ̀nà yìí lọ́nà kákàlọ ká tẹ̀lé ní. Mọ́sọ̀ tàbí náà kún wà sábà náà kún mọ̀lùmọ̀ náà ìnà kún àdìlàlù àwọn àtẹ̀lẹ̀ yìí agbàtí ẹ̀yìn lẹ́jọ ẹ̀yìn lẹ́jọ wánù lẹ̀ jẹ́ àmọ́ dá ń ṣe àwọn ọ̀gá mọ́ wá dá ọlọ́run pé ẹ̀rẹ́ ṣe tọ́lọ́run tẹ́lẹ̀ lójú ẹ̀tẹ̀lé wa ní abá pè tọ́ bá dá ó ní tinú ẹ̀ ṣe ni Ìjẹ́ bàbá ní ọ̀tọ̀ ọbọ̀ náà jẹ́ ẹ̀tọ̀ ọbọ̀ náà. Bàbá ní pẹ́kẹ́ ẹ̀tọ̀ ọbọ̀ náà jẹ́ ẹ̀tọ̀ ọbọ̀ náà. Bàbá ní ẹjá nà mọ́tò lẹ́nu fẹ́ dáhùn. Bàbá ní kẹ́ ẹkọ́ sẹ́nu mọ́tò ìjẹ́ dáhùn. Òwù ilẹ̀ dá wa lóhùn. Òwù ilẹ̀ pẹ̀ ilẹ̀ dá وما كان لنا عليكم من سلطان ẹ má jẹ́ àròjọ mọ́ ọkọ̀ ságbára lè ṣe fún ara níwájú ọlọ́run ju gbogbo wọn Àwọn ọ̀gá ọmọ wa sọ pé ẹwùlẹ̀ ya tọ́ọ̀sì fún ara yìí kọ̀ọ̀kan ti wá ń bẹ̀. Àtàwàtà àjọ́gà ayé àtẹ̀yìn ọmọ ṣẹ́ gbogbo وجعلنا جهنم من الجنة والناس أجمعين ọlọ́run ló fẹ́lé kọ́ wá lérí pé gbogbo ẹni tó bá ti ṣàìmọ̀ oore àtọ̀gá ọ̀rọ̀ ọlọ́run ló sọ lé pé wá lérí pé gbogbo ẹni bá ti ṣàìmọ̀ oore àtọ̀gá àtọ̀mọ̀ṣẹ́ àtọ́kọ àtìyàwó àtọ̀gbà àti kékeré wọn gbogbo ni wọ́n jọ jẹ̀yà ọlọ́run وظننا جميعا لذائقون العذاب بذلك قالوا ọ̀tọ̀yàwó bó ti wọ́n ma ẹni tẹ́ pé jojúmọ́ ní gbẹ́bọ yóò gbé láàrọ̀ yóò gbé lọ́sàn yóò gbé lálẹ́ ẹ̀mẹ́ta ní ó jíyà ẹni wáyé méjì ní gbẹ́tẹ̀ ẹ̀mẹ́jì ní ó فأغويناكم إنكم Ẹ̀yìn náà ṣe dáhùn àjọ àpapọ̀ fèkéèsì níwájú ọlọ́run ní èyí. Ìnáwọ́n yóò mẹ́ ìdí ìyàwó mẹ́lìkìyà mẹ́tì. Níjọ́ náà níjọ́ ẹ̀sẹ̀ nígbà kìyà mẹ́. Fìlà àdáàbì mú títà rí kó. Alùkù náà ni ó kún yà jẹ ẹkọ̀ sẹ́nìkan tí kò ní jẹ nínú yàrá. إنا كذلك كما تفعل بأولاء تفعل بالمجرمين الله ni bá ti ṣe fún àwọn ọ̀tọ̀ ní zọ́ọ̀lìmínà ọ̀tọ̀ ní zọ́ọ̀lìmínà ọ̀tọ̀ ní tọ́ọ̀gínà ọ̀tọ̀ ní tọ́ọ̀gínà àwọn tọ́ọ̀gínà náà làwọn tọ́ọ̀gì àwọn tọ́ọ̀gínà àwọn làwọn tọ́ọ̀gì àwọn gáwínà náà làwọn tí wọ́n ń pàá tẹ́lọ́hun díẹ̀ wọ́n tún tẹ́lọ́hun púpọ̀ ma bá sí lọ́hun díẹ̀ wà tún sẹ lọ́hun púpọ̀ àwọn àwọn dáwí náà ẹ̀wà rí àwọn mójìrì yìí náà àwọn mójìrì yìí náà àwọn yíò ní kí láti pé àwọn fẹ́ pé ẹ́ àwọn ilé ìbò ń pè bákan àwọn kírímínà ló ní gbogbo tí ọ̀dá láyé yọ wọn lẹ́ti bá gbogbo tí ọ̀dá láyé fẹ́ pààyàn Wọ́n bá mẹ́ pààyàn. Wọ́n mọ̀nà tí wọ́n bá pààyàn. Wọ́n mọ̀nà tí wọ́n bá pààyàn. Ẹ̀rù ìbà wọn. Ẹ̀rù ìbà wọn. Ẹ̀lẹ̀ bá wọn rí kún ọgbọ́. Ẹ̀lẹ̀ bá wọn rí kún ọgbọ́. Ẹ̀lẹ̀ bá wọn rí kún ọgbà. Ẹ̀lẹ̀ bá wọn rí kún ọgbà. Àwọn olórí ibú èèyàn nú ni. Àwọn olórí ibú èèyàn nú ni. Ọ́fíìsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ́fíìsì àwọn táwí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. إنهم أولى بقرينة ما بعده كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون Àwọn tààrù wọn ìta pè ní mújìrì mìíràn. Àwọn tààrù pè ní kírínínà. Ìdá kí ilẹ̀ lọ́hun la ilaha illallah, tàbá ní dákun torí Ọlọ́run. Tàbá ní dákun torí Ọlọ́run. Yẹ́ iná tún máa wá bí yọ́ máa wá yarí sákùn mọ́fà nẹ́bí bẹ̀ọ́ mọ́fà nẹ́bí bẹ̀ọ́ iná wà bí iná tún máa wá bí mọ́fà àwọn ẹni ọlọ́run bẹ̀ọ́ wọn èyí gbẹ́bẹ̀ wọn èyí gbẹ́bẹ̀ agbára rẹ̀ ó túnmọ̀ lé sí ní è inú wọn kì í yọ́ inú wọn èyí yọ́ ọ̀rọ̀ ìtẹ́nu ọ̀rọ̀ ìtẹ́nu wọn ogun tẹ́ rògbẹ́ lè fi gbẹ́ bí alùkùránì ní ògbẹ́ alùkùránì kí ni yóò gbà yóò náà jùnú yóò tún gbà alùkùránì yóò tún náà jùnú òkìrí ẹni tó gbà alùkùránì tó sì fi tó sì lẹ́mọ̀ yẹn kàmáà Ibi tí mo bí ilé. Ibi tí mo bí ilé ó sì gbà alùkùránì ó sì lẹ́mọ̀ yẹn. Èyí òun rọ̀ gbà alùkùránì ó tóbi lójú ẹni o ọwá ṣe dákùn tó lọ lọ́wọ́ dákùn mo fè yí ẹfẹ́rí jì ní alkùránì ní inú alkùránì ní alkùránì ní ó ti gbà ọ́nà gbé wa bọ́bá gbé lọ́bá lámọ́ lérí pàá ọba nọ́jú nù ọba tún nọwájú nù lẹ́yìn tàbí lámọ́ lérí tún nọwájú nù àwọn kírímínà nù ní ìbẹ̀nu ọkùnrin bẹ́ẹ̀ ìbẹ̀nu obìnrin bẹ́ẹ̀ kọ́lá ìbẹ̀nu àfà ìbẹ̀nu ọmọ ọkùnrin bẹ́ẹ̀ ìbẹ̀nu obìnrin tún bẹ nínú àwọn àfà tákàdá lọ́mọ afítàrí tákàdá lásán tí wọ́n hàn tútù orí dáfún alkùránì bọ́wà alkùránì ó lè mọ́ gbáyà kí oríṣìíríṣìí àwọn mọ́jìrì mìíràn àwọn kírímínà èèyàn oríṣìíríṣìí àwọn kírímínà èèyàn ní bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ àtàlàhùnmọ̀lọ́hù ala ilmi ọlọ́run ní àwọn ọ̀rọ̀ òun àti nímọ̀ wọn ọ̀nà àkàrà àìsà àkàrà àìsà wọn ní ìtàkàrà ìlà àwọn àwọn àwọn وأضله الله على علم وأتم على سمعه وقلبه وجعل على بصره كساوة فمن يهديه من بعد الله فلا تذكرون Ọlọ́run ló rí àrí àbọ́ orí. Ọ̀sànà ìgbà máa ní tààlà ìlà ààrùn àwárá. وعد الله الله على علمي وعد الله الله على علمي إله الله tó tóbi lójú ẹ̀ ọlọ́run ọba ẹ̀mì tó tóbi lójú ẹ̀ ó náà ní fẹ́ẹ̀lú rẹ̀ in tó bá ti fẹ́ ṣe in tó bá ti fẹ́ ṣe kò sẹ́ni tó lè fi ọmọ dolówó tó ti dàbà tẹwà fẹ́lọ́hùn bẹ́ẹ̀ ìgbà wọn ni ó máa bínú ní ọmọ lè lọ́kàn rẹ̀ sí abọ́dúlógún abọ́lógún abọ́lájẹ́ kan rájẹ́ kan gbàmbì kan abọ́lájẹ́ kan abọ́lóṣọ́ kan bì kan àwọn àmì èmèrè kan kó ní ẹ̀kan bẹ́ẹ̀ àbọ́rí èmèrè kan kó ní ẹ̀kan bẹ́ẹ̀ àwọn wá jáàmù àfọ̀sẹ́ ńlá ńlá kan tí wọ́n gbé àgádágodo fún àbíwo tí ń bẹ́bá rẹ̀ kọ́mbọ̀dù òṣùn bẹ́ẹ̀sọ̀ tí ó jẹ́ lójú yóò wòye bí tí báyìí yóò wòye bí tí ní tẹ́mọ́dé láìlá ìlà tí ń bá fẹ́ ṣe ìkan ní ṣe ní ṣe ọ̀rọ̀ láìlá ìlà ọkọ̀ lélẹ̀ ẹwà ní ọyọ̀ nẹ́fìlà nẹ́fìlà kìnnìkí nẹ́fìlà ọ̀dá

Wọ̀jálà aláàbọ́sọ̀ rí ìgbìzáwátá. Àwọn nǹkan ti lójú kò jẹ́ orí náà. Ọmọ ìyá bí i ní bá dí lọ. Ìtàkùn alẹ́ni náà tó lè fi mọ̀nà lẹ́yìn Ọlọ́run torí kó ti kàwé. Ó ti kàwé ìwé tó mọ̀ ní jẹ́ kí ó rí ẹ̀rí tẹ́ kàwé kò ní mọ̀ inú èèyàn. ìwé tó dá àgbé lọ́pọ̀ oníwọ̀ fẹ́ kàwé kò ní dá ọmọ léèyàn. ó ti ti kéwú. ó ti ti kéwú. ó rí ẹ̀rẹ̀ pé òun kéwú ju ẹ̀yin lọ. ó rí ẹ̀rẹ̀ pé òun kéwú òun túnmọ̀ kéwú jẹ́ ẹ̀yin lọ. gbogbo tó wù kẹ́ lè bá sọ kò ní gbọ́. gbogbo tó wù kẹ́ lè bá sọ kò ní gbọ́. àbọ̀ wa kéwú ó tún mọ̀ wípọ̀. wá kéwú tó wá ó tó wá láwọn ǹkan tí ó fi lọ́kàn balẹ̀ pé owó ìyẹn lọ sóògùn wá. ó tún láwọn ǹkan tí gbọ́wọ́ púpẹ̀ lọ sóògùn wá. ó ìsọ fún wọn pé oògùn tí ọ̀bá jẹ mọ́gbèrè wájú mi o. oògùn tí ọ̀bá jẹ mọ́gbèrè wájú mi o. iye kí etí tí ó o. ó láàbá lòun nákàlí ń bẹ lọ́wọ́ òun òun ní nákàlí lọ́wọ́ àwọn òun fẹ́ tó ń bá sọ pé kọ́sàn ó dòrú lè ní kọmọ́dọ̀lá àmọ́ òun fẹ́ tó bá ń pàṣẹ pé kọ́sàn ó dòrú lè ní kọmọ́dọ̀lá iye kí ẹjọ́ bá náà òun ti dúró rẹ̀ owó ọ̀páyé kí ẹjọ́ bá náà owó ń bẹ lọ́wọ́ òun ti wà yìí wọ́n ní kí ló dé kí lọ́wọ́ tó lè tó bá kúlò fẹ́ fi jíṣẹ́ ọlọ́run. ìjẹ́ ń tọ́ wá tó lè tó bá wọn ní ìrìn wọ́n ní Ẹgbẹ́nà Ramadana láwà yẹ kúrọ̀. Inú Ramadana láwà yẹ kúrọ̀. Wọ́n wá sọ fún wípé a ti máa ń bẹ lọ́dọ̀ tàwọn ní àyín kọjọ mọ́tí ẹ̀. Ìsìn bẹ lọ́dọ̀ tàwọn ní àyín kọjọ mọ́tí ẹ̀. Èṣù làwọn ránṣẹ́ níbí yìí. Èṣù làwọn máa ránṣẹ́ níbí yìí. Ọjọ́ máa kírun agbáwẹ̀ láti Kùránì àfáàníwọ̀. Àfáàníwọ̀ Kùránì ń bẹ lára rẹ̀ kọjọ́ máa kírun agbáwẹ̀ tí ń bẹ ẹ̀mì. Ó láwọn ti tí ń àfáà tí wọ́n rán Òun ọ̀rọ̀ ní sẹ́nà ní. Òun ọ̀rọ̀ sẹ́nà ní. Gẹ́gẹ́ pọ̀ òun sì. Gẹ́gẹ́ pọ̀ òun bẹ́ẹ̀ sí èsù. Àwọn ọ̀rọ̀ pé eléyìí ọ́sìn ni. Máa pọ̀ ọba ti fẹ́ ọ́sìn ni. Orí yóò ní tí ó gbà lọ́wọ́ rẹ̀. Yóò ní tí ó gbà lọ́wọ́ rẹ̀. Ẹ fún òun ní kí ní sáwà yìí. Ẹ fún òun sáwà yìí. Èló ni. Èló ni, èló ni ọ̀nà èlé lẹ́gbà. Àwọn àlọ́ perí Wọ́n á perí ìbáàtì ti, nígbà wá báyìí àá fún ìyà náà ni bọ́bá ti wá wá báyìí àá mọ́ fún ìyà náà ni a máa a àti gégùn nínú ilé ìpa ní fẹ́nìkan mọ́ a máa ti gégùn nínú ilé ìpa ní fẹ́nìkan mọ́ nírú èyí tó ga jù ń bẹ̀ ní èyí tó ga jù ń bẹ̀ tó lágbára torí kìí tó ayé ṣe ibáyé jẹ́ ni torí kìí tó ayé ṣe ọmọ ibi tí àwọn bàbá wọn ti àwọn bàbá àwọn bàtà wọn jẹ́dé náà làwọn wà yìí. bàbá àwọn bàtà wọn náà làwọn wà yìí. báwọn bá tó wá ń fún yẹn nísìnyí. báwọn fún nísìnyí. bá ń lò ó lọ.

ẹgbà lọ́wọ́ ẹ̀ ẹwà lọ sọ fún nísìn ẹgbẹ́ ìlólógbé wá ẹfi kún owó tí yóò sàn ẹ̀dẹ́ rẹ̀ pé ìlólógbé wá tó bá ti dákọ̀ rẹ̀ tó fi kún nígbàkọ̀ sí ìṣò yóò sàn àwọn àgbààgbà tó kù àwọn àgbààgbà tó kù ní ìyẹn bá gbé kí ìjọba practice ẹ̀ bàbá practice ẹ̀ àwọn tẹ́ bá ní kó ṣe iná méṣì àwọn tẹ́ bá ti ní kó ṣe òun náà yóò ṣe ẹwọ́n sọ bá àwọn ọmọ wọn ọsọ bá ìbẹ̀lẹ́ ti gbé àmọ́ sọ báyìí lẹ́rù àmọ́ sọ báyìí lẹ́wọ̀ Ẹ̀wù báyìí lẹ́wọ̀. Ẹ̀wù báyìí lẹ́wọ̀. Ẹ̀yìn ẹ̀fẹ́ ìgbé. Ẹ̀fẹ́ ìgbé. Àwọn kan àwọn obìnrin tí ó bá gbé wọ́n wà ní òhò. Àwọn obìnrin tí ó gbé wọ́n wà ní òhò. Ọkùnrin tí ó gbé wà ní òhò. Ọkùnrin tí ó gbé wà ní òhò. Ẹwà akẹ́kà fún. Ẹwà akẹ́kà fún. Ẹwà fún ní ẹni bá sì gbé ẹni bá jẹ́ olóòtòtútù jọ méjì olóòtòtútù jọ méjì yóò kùnrin kì í pààyàn ẹ pààyàn àmọ́ yóò mọ̀ fún gbé nǹkan àmọ́ yóò mọ̀ fún gbé nǹkan wọ́n padà wá bá ẹrú ọlọ́run wọ́n padà wá bá ẹrú ọlọ́run yìí tó dẹ̀rú èṣù tó dẹ̀rú èṣù wọ́n ní a sọ owó náà di 800,000 800,000 naira ó dẹ̀ má ti ìdílẹ̀ ó fún yín 1 million inú wọn wá dùn láwọn tó bá rí bọ́ sí ẹwọ́n mú sí inú wọn dùn ó ní tóògùn yẹn bá ti jẹ́ òun ìjọ́ tóògùn yìí bá jẹ́ òun sọ fún yín ní òwòsì Owó tó fún ilé sí. Owó tí ilé sọ owó ti fún tó. Owó tí ilé sọ bọ́wọ́ ti fún tó ẹ̀ká àjẹ́kọ̀kùnrin tó ń jẹ́ náà. Jẹ́ tó lòun ó fi fún ìṣẹ́. Bọ́bá ti jẹ́ tó lòun ó fi fún ilé owó sí. Àfàrà ẹ̀ta lẹ́bí tàkàzà ilá àwọn hawa. Àfàrà ẹ̀ta mẹ́rin tàkàzà ilá àwọn hawa. Àfàrà ẹ̀ta mẹ́rin tàkàzà ilá àwọn hawa. ورفع على سمعه وقلبه وجعل على بصره كساوة فمن يهديه من بعد الله فلا تذكرون ọ̀rọ̀ àwọn mójìrì mìíràn lábádẹ́bẹ̀ àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ní ń bẹ jẹ̀mọ́ àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ní ń bẹ jẹ̀mọ́ alápẹ̀yẹ̀ ní tọ́ọ̀gì ó ṣe é ṣe kọ́ padà púpọ̀ òun ṣe tọ́ọ̀gì tó bá rí ṣe owó tó bá ti bọ́ sínú ọ̀kẹ́ tó bá ti bọ́ sínú ọ̀kẹ́ kò ní jẹ́ mọ̀mọ́kú mọ́ kò ní jẹ́ mọ̀mọ́kú mọ́ máa orí tó bá ti ń bọ́ sáàrin àwọn èèyàn gidi tó bá ti ń bọ́ sáàrin àwọn èèyàn gidi tó náà rí pé ojú àwọn èèyàn pọ̀ pọ́n tó ní pójú àwọn èèyàn pọ́n kí ló wá dé pójú tó wọ́n pọ́n bí iná báyìí kí ló wá dé pójú tó wọ́n wá pọ́n kéèkéè tó wọ́n ọmọ gidi ní ọ̀fẹ́ fẹ́ níyàwó. Kò ní sọ ọmọ dáyé ti máa ọmọ gidi ní ọ̀fẹ́ fẹ́ níyàwó. Máyí ti owó gidi. Tó bá rọ́wọ́ gidi. Kò ní ja ọ̀fẹ́ mọ́. Kò ní sí ọ̀fẹ́ jà mọ́. Torí ọ̀fẹ́ gbádùn ayé kò fẹ́ kú mọ́. Lọ́fẹ́ gbádùn ayé kò ní fẹ́ kú mọ́. Ìtítọ́ kì í fi yí padà nù. Ìtítọ́ kì í fi yí padà nù ní tọ́bá lọ́gbọ̀n mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lókùn síwájú. Yóò rà kí àwọn kan sílẹ̀ pé ẹ̀yin lọ́kàn àwa ti bá ti wá lọ ni o. Kọ̀fẹ́ àmọ́ mójírí mú wọ́n yí padà

أفرأيت من اتخذ إله هواء وعد الله الله وعد الله الله على علمه وختم على سمعه وقلبه وجعل على بصره جشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون فما يأتيه من بعد الله يبرا تتبرا Ẹgbẹ̀lẹ̀ ilọ́ ìbọ̀bá nùrù. Ẹgbẹ̀lẹ̀ ilọ́ ìbọ̀bá nùrù dín. Ẹgbẹ̀kan bá ti Wọ́sọ̀ fún yà. Ní ìgbẹ́gbẹ́ bá ti kúwájọ́ kẹrìyà. Lọ́la kanú bí ẹ bá ń ṣe. Lọ́la kanú bí ẹ bá ń ṣe. Ọmọ tí ó ṣubú ọlọ́run fún lálàáfíà. Ọmọ tó ṣubú ọlọ́run fún lálàáfíà. Àmín. Àti gbogbo ẹni tó ní bùkátà lára. Káàdì ní ilá àdúgbò kan. Tẹ́sàn jápọ̀ ni. Alọ́kọ́ta bá mọ́ láàáfíà wá. أفرأيت من اتخذ إله أواه ẹlòmí ọ̀gbọ́ òṣà ẹlòmí ọ̀gbọ́ ogun ẹlòmí ọ̀gbọ́ ogun nù kò sí lọ ṣọ́ọ̀ṣì a máa ń tẹ́ ní ẹ̀ta dìkéèkì fún lọ́júmọ́ ìjọ́sìn lọ́nà ẹlòmí ògbò ọ̀sà bẹ́ẹ̀ni kò bẹ́ẹ̀ kún kò sì bọ̀gúnú kò sì gbé ọ̀sà kankan àwọn tẹ́lì rẹ̀ bá ti di tẹ́ẹ̀tì fún mọ́júmọ́ iná ìlú ọmọ ṣe bí lẹ bá ti mọ́ ìláhù rẹ̀ ní hawahu wọ́n ti dàgbà máa láà. Ó ti dàgbà bẹ́ẹ̀ mọ́ láà. Bẹ́ẹ̀ ń bá ń pidán lójú ọ̀rá yọ́ wò lásán ni. Bẹ́ẹ̀ bá ń pidán lójú ọ̀rá mọ̀ wò lásán ni. Ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀. Adallahu Allahu ala ilmi. Adallahu Allahu ala ilmi, ilmi. Ó ti mọ̀ sí bàbá àwọn ni. Ó ti mọ̀ sí bàbá àwọn ni. Ọwọ́ àtakó bàbá rẹ̀. Ọwọ́ àtakó bàbá rẹ̀. Ọmọ Ó ní kí ni wọ́n ṣe? Ó ní kí wọ́n ṣe? Adallahu Allahu ala ilmi ìyá òun ni ìyá òun ni ọkọ òun ni ọkọ òun ni àwọn ẹ̀sẹ̀ àwọn aṣáájú òun ni àwọn aṣáájú ni àwọn náà ní òtó ní àwọn ní ọ̀kan súnmọ̀ ìwọ̀n òtó pẹ́rẹ́ jù ọ̀tọ́wọ̀ òun Wọ̀kátàmà aláàzámọ́ èèrè wàkọ̀ alìbìí. Ọlọ́run ilé tí ọlọ́run fọ́ lójú, ọlọ́run jẹ́ ó mẹ́sàn kò jẹ́ orí tọ́tọ́. وجعل على بصره غلاوة ومن يأتيه من بعد الله فلا تذكرون Ẹlẹ́ndọ́wà tó lè pè mọ́ bí ìfàṣọ́lọ́. Ìjẹ́tẹ̀lẹ́ tó lè pẹ̀rú ẹni bẹ́ẹ̀ tẹ́jì rẹ̀ ti di tó jù rẹ̀ ti fọ́ bẹ́ẹ̀ bá sọ́lọ́run. Àwọn وإنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون Ọ̀sán tó gbọ́nà takò láìlá ìlàláwò. Ọ̀sán tó gbọ́nà takò láìlá ìlàláwò. Ẹni tí àwọn sálàfí wa tí wọ́n sọ́ra. Oníkáwọn sálàfí wa tí wọ́n sọ́ra. Ẹ máa tara wa sẹ́lọ́un. Ẹ máa tara wa sẹ́lọ́un. Nítorí pé ẹ fẹ́ ẹfẹ́ pé kìní kan ní bídíà. Torí pé ẹfẹ́ pé nǹkan kan ní pé bídíà lélẹ̀ yìí. Lé ìfẹ́ pé bídíà òun ó ní kàtígórí. Lé ìfẹ́ dájú pé bídíà táwọn sọ yìí ó ní kàtígórí. Wọ́n ní àwọn àfá onímọ̀ tí wọ́n jù wá lọ. Àwọn àfá onímọ̀ tó jù wá lọ. Ẹwà tá nẹ́bì ní Ipe kullu bid'atin dalala. Kullu dalala sí ìnáà. Ọ̀dà kúlù bìdì áti tí wọ́n wí yìí àwọn àrígbé tó yẹ pé kúlù bìdì áti ní bídí àti ń bẹ́ ti pẹ́ táàrí alkitabu táàrí súnnà mú kúlù bìdì yìí ààgbẹ̀ sí kùlé ni àríkágbé jíjìṣẹ́ ọdọ̀ àwọn onímọ̀ntìkì torí bìdì áti tẹ̀lóyìn ni kúlù tó wá wọlé tọ̀ àdátù kanú àdátù súwà táwọn ilé mọ̀lẹ́mọ̀ntìkì ń kó lọ pẹ́ àtẹ̀rùn gbogbo àdádálẹ̀ káàmù nẹ́bí ọ̀gá sọ tàrkù ánà ọ̀gá sọ dọ̀lá alẹ́tùn ánù ní ọkùnlù dọ̀lá alẹ́tẹ́ fìlà ọmọdára ti pè ní ánù iná iná ní lọ ìrẹ́ gbogbo ara kùlàfà rọ̀ṣìdìn lámùnà jíjìlá ha nẹ́sà mìnà kìtàbí wọ̀lá mìnà súnnà bídà àyàrà bí kápẹ́ láwọn ní ìtìmáyí mustahidun tí wọ́n ṣe ìjìmáwò wọ́n á kún bídí àti mẹ́ta wọ́n ní bídí àtùn tó jẹ́ ẹ́ bídí àpé mẹ́ta bídí àgidi àti bídí àtùn tẹ́lẹ́kùn mustahsanin àti bídí àtùn kọ̀bíhà bídíà tó tọ́jẹ́ ní mọ́sá àtánẹ̀ lèyí tààrí tó sàǹfàní ààrá jí sí fún àríkòrá nì fún a máa wọn máa yáwá ní sí ọ̀kan náà ní á wọ́n ti jú mẹ́rí wọ́n ti gbá àkíkọ́ rí wípé gbogbo tí àwọn bá ti ríkè dábà ti súnà fún bídíà ni ẹni ti ṣe ilẹ̀ ni àwọn ó sì kìí bọ̀ ní látàrí ó tó bẹ̀rẹ̀ kìí àmà Allah ni ọjọ́ kíjọba wa ó jẹ́ pé àwọn ní ń kọ̀ntúrò ìjọba náà bíjọba nàìjíríà ti dá ẹ̀wọ̀n ń pẹ́ wọn láti máa lọ kíyàn sí inú náà wípé ń tẹ̀lá ìrà ilẹ̀ lásìpọ̀ bàbá jòkó láàmàdé láìra ẹláwò láti pọ̀ tàn náàbí ọ̀bá ṣe fún ara rẹ̀ lójú ara rẹ̀ kọ̀rá yìí ni ọkàn ní ọ̀bálẹ̀ ọkàn ní ọ̀bálẹ̀ bá náàbí ọ̀bá jòkó pẹ́ láwọn jẹ́mọ́ àmọ́ wọ́n ṣe àmọ́ wọ́n ṣe ní gbogbo àwùkọ́ tó sọ̀rọ̀wà ní gbogbo àsìkò orú pátápátá wọ́n sì ń ṣe ní gbogbo ìṣìmá yìí wọn tí wọ́n bá ti fẹ́ ṣe wà sí wọn ò bú àgàjí sí ẹjẹ́ àjọ fàá bí wọ́n ti bú ní kọ̀dìrí ti bú tìjà níyà àmọ́ tó ń tilẹ̀ láàrí àti alkùnrin látàtòrí nílẹ̀ nínà يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من إسابهم من شيء وما عليهم من إصابك من شيء فتطردهم فتكون من الظالمين ذلك ولا تطرد الَّذِينَ يدعون رَبَّهُمْ ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم ما عليك من حسابهم من شيء وما عليك عليه من حسابك من شيء وما عليه من حسابك من شيء فتتردهم فتكون من الظالمين فتتردهم فتكون من الظالمين ولا تترد الذين يدعون ربهم بالغداة والعشي أما توا وتندى قولونك Gbogbo àwọn tí wọ́n dárúkọ ọlọ́ọ̀lọ́ ní ẹmọ́tù wọn ká. Ẹmọ́tù wọn kèfèrí. Bàbá rẹ̀ kí ń pè ìyá rẹ̀ kọ́ ọlọ́run ni wọ́n ń pè ohun. Bàbá rẹ̀ kọ́ ní ń pè ìyá rẹ̀ kọ́ ní ń pè ṣẹ́bọ́lọ́run ni. Ẹ̀sán bá ti ń pè ẹ̀yìn èkú wọ́n mọ́ pè ohun. Bọ́bá ti ń pè yí tí wọ́n ṣe yẹ sàfúnyà ìkíza ẹ̀kọ́ má pè yí. Ẹni ṣe òde. Ṣé òde. Àmírùwádé. Àmírùwádé. Ẹ máa mọ́sálásí. Ẹn ṣe kí ní mọ́ ń ká ìrìn. Ẹn ṣe kí ní mọ́ ń ká ìrìn. Ọ̀ìdá kí lọ́lá ilá inú lọ́wọ́ yóò ṣe kìbìrún. Ẹn bínú nù. ni. Ẹni a máa ṣe lẹ́látùl kádìrì mọ́. Ẹni ká máa ṣe lẹ́látùl kádìrì mọ́. Ká máa ṣe síkìrí mọ́. Ká máa ṣe síkìrí mọ́. Ìlàtùn kádìrí. Èwo ni mòlúdì? Èwo ni mòlúdì? Èwo ni záríà? Èwo ni záríà? Èwo làtàlátù? Èwo làtàlátù? Ìjọ́ wọ́n ti ṣe yóò kọ́ lọ́hun ní èso kọ ẹnìkan. Ṣébí tí wọ́n ṣe yóò kọ́ lọ́hun ní èso kọ́ bàbá ẹnìkan? Tọrọ owó lọ́dọ̀ yín, ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti ń tọrọ. Tọrọ owó lọ́dọ̀ yín, ọ̀dọ̀ Ọlọ́run ni tọrọ. Ọ̀rọ̀ wọn kó pọ́blẹ́mù bá yín mọ̀ wá bùkátà wádọ̀ yín ẹ̀yìn kẹfẹ́ sí ìṣòro tẹ́ wọ́n jẹ́ kìí ámà. Wà mẹ́rin ní ìṣọ́ bí kàálẹ̀ ní شيء وقتين سيوكة وقالكم يوسف يا بلون وتتردعهم فتكون من الظالمين Ẹbá ti léwọ́ fún Záríà, tẹ́ léwọ́ fún látàlátù ẹ̀yìn alábòsí. Kámọ́rò wípé ìdákílẹ̀ láìlá ilẹ̀ láàú yóò tẹ̀sìrún. Kámọ́rò pẹ́lẹ́bọ̀ nìkan ni ó. Kámọ́rò pẹ́lẹ́bọ̀ nìkan ni ó ẹlẹ́bọ̀rẹ́dì àti bọ́lá ìlàìlàláwò nísìn. Ọdá wa ní ẹ̀bùn aládùá. Ẹ̀bùn aládùá. Ẹjẹ́ mọ̀ fún àwọn ẹ̀yà wa kẹrin wọ́n kọ kí ìyẹn tàdúà fún yà. Wọ́n láwọn ọmọ ẹ̀yà wa kẹrin tí wọ́n kọ kí ìyẹn tàdúà fún yà. Ẹ gbọ́dọ̀ tàdúà fókù mọ́. Ẹ gbọ́dọ̀ tàdúà fókù mọ́. Ẹ gbọ́dọ̀ tàdúà fáláyè náà mọ́. Ẹ gbọ́dọ̀ tàdúà fáláyè náà mọ́. Ọdá ẹ gbọ́dọ̀ fánákà yọ sẹ́kìrì ìlú náà mọ́tọ́mọ́tọ́ ni o mọ́tọ́mọ́tọ́ ni o bẹ́ẹ̀yàn bá ṣe mọ́tọ́mọ́tọ́ kọ́ á ń pé kọmọ̀dàkù àwọn aṣáájú àwọn tó ti kọjá bẹ́ẹ̀yàn bá ṣe mọ́tọ́mọ́tọ́ kọ́ máa sọ́kọ́ aṣọ́kọ́ kọmọ̀dàkù àtọ́ ti já aṣáájú kọjá ọjọ́ rẹ̀ lójú ni ọjọ́ rẹ̀ lójú ni يدعون ربهم بالغدوات والعشي wọ́n bẹ̀rẹ̀ tàbí tòkítàbí wọlé àtúntàn wọ́n kọ́ ni ní òní pè واصبر نفسك مع الذين يدعون ربهم بالغدوة والعشي واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع ما غفلنا قلبه عن ذكرنا من سورة الكافي من سورة الكافي نوني الحمد واكبر نفسك مع الذين يدعون ربك ìdá agbójúlẹ́nu ni ìwọ́n tó lọ bí jẹ́ darí ìfòbírìnà sáka wọ́n náà fara máa àwọn tó jòkó ní ẹgbẹ̀ síkìrí wọ́n náà fara máa àwọn tó jòkó ní ẹgbẹ̀ síkìrí bílgà dáàsì àwọn tí ń ṣe láàzìmì tàárọ̀ àwọn tí ń ṣe láàzìmì nígbà tó lọ́n fẹ́ gbọ́rọ̀ yíwá ń ṣe ó gbé wá ní plural ní kò gbé wá ní singular. ọlọ́run ò gbé wá ní singular plural ló gbé wá. jẹ́mọ́ ni jámù ni ọba ti jẹ́ bẹ́ẹ̀ àwọn wà ti pé jámù yes ọba wa sọ àmọ́ bó ti bá wa sọ kí á kírun jẹ̀mọ́ ìrìn àgbọ̀n tá a bá kójọ tá a jọ pé kájọ ṣàdúrà kò burú. Bàbá kójọ, bàbá ní kájọ kàdúrà kò Ó sọ pé ìwọ náà gbọ́dọ̀ rí wọn kó pé orí wọn. Wọ́n náà gbọ́dọ̀ rí wọn kó pé orí wọn. Ọwọ́ mọ́ kọjá. kọjá, sọ Kí ni wọ́n ṣe ìjọba oúnjẹ ọlọ́run wọ mọ́sánásí? Ìjọba ní máa máa wọ mọ́sánásí. Ọba halka mẹ́ta. Ọba ìjókòó mẹ́ta. Halka àwọn kan àwọn ṣe zíkìrí. Ìjókòó àwọn kan wọ́n ṣe zíkìrí wọ́n dárúkọ ọlọ́run. Inú àwọn kan Anábì wá wọ̀ tó wòsì àwọn mẹ́tẹ̀ta. Anábì wọ̀ tó wòsì láàrin àwọn mẹ́tẹ̀ta. Ó wá lọ jòkótà wọn tí ń tọ kéwú. Ó wá lọ jòkótà wọn tí ń tọ kéwú. Al-mas'ala ilmiya, masáìlì ilmiya ni wọ́n fà mọ́ra wọn lọ́wọ́. Wọ́n ń ṣe ìbéèrè nípa mímọ̀, wọ́n fi àpèjúwe ní o. Àpèjúwe ní kílà àfíṣàlù àlá. Kílà àfíṣàlù àlá. Wọ́n fi àpéwọn bá jábò látúnṣe. Nínú bá jábò látúnṣe. Ìtumọ̀ àdíṣì yìí. Nínú túnmọ̀ àdíṣì eléyìí. Ìtumọ̀ Kùránì yìí. Nínú túnmọ̀ Kùránì yìí. Láwọn nǹkan ṣe mọ́sálásí. Láwọn àwọn tí ń kírun kó papọ̀ márùn-ún. Ànábí òjòkótà wá tí ń kírun kó dá pẹ̀pọ̀ wọn kẹ́jọ mọ́ kírun. Òkótà wá láti kiri. Òjòkótà wá láti kiri. Wọ́n lọ rẹ̀ jòkó ti àwọn tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n lọ jòkótà wá tí ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn. Ìlà àwọn èèyàn sọ di pé Ànábí ọ̀faramọ́ àwọn tí kiri lọ́fàá. Òun ni wọ́n faramọ́ pa Ànábí ọ̀faramọ́ àwọn tí kiri ní òjò òjòkó ti wọ́n. Ìjẹ́gbà tí ó jòkó ti wọ́n tó lé wọn jáde mọ́sálásí. Ìjẹ́gbà tí ó jòkó ti wọ́n tó lé wọn jáde mọ́sálásí. Tánàbí kà fara wọn. Tánàbí kọ̀ fún wọn. Tó pè wọ́n kèbèrí. Àìpè wọ́n kèbèrí òun ó ṣe ìtìbátù ni. Àìpè wọ́n kèbèrí ni, ànábí báramọ́ ní ó ní. Ó fi rìn pé ọ̀dà ó fara mọ́ ìbọ́dá. Àmẹ́ni tí ń ṣéwú ní ládájẹ́ ni tó jòkó tí ń ṣe zíkìrí nìkan lọ. Àmẹ́ni tí ń ṣéwú ní ládájẹ́ ni tó jòkó tí ń ṣe zíkìrí nìkan lọ. Orí pé tó ń ṣe òǹkan kí ó lò. Ṣé ó ti ń jọ òǹsìn nìkan bá ní ó lò? Yóò wúlò fún gbogbo àìmẹ́yẹ ẹgbẹ̀rún èèyàn lára rẹ̀. Yóò wúlò fún gbogbo àìmẹ́yẹ ẹgbẹ̀rún èèyàn látara rẹ̀. Fúnra ọlọ́run ní tó wá wí báyìí. Fúnra ọlọ́run ló tún wí báyìí. Àtàdọ̀ àìnáà kàá ní ọ Turidu zinatal hayati dunya. Àwọn agbáfẹ́ kiri kọ ọmọ ṣe fàájì kiri ọba ọgbẹ́ orílẹ̀-èdè ọlá kàdìríyà ọlá tìjà níyà ọlá kó gbé tí ẹkalẹ̀ fún ààrẹ lọ́tọ̀. Wàlá tó tẹ ìmá ní àbíbàlì náà kọlíbà hún àárín níkiri náà. Ẹ má gbọ́ tí wọ́n, ẹ má tẹ̀lé àwọn tí wọ́n kó ẹmọ́ tẹ̀lé àwọn tẹ́ ń pé kí ní wọ́n tẹ́ líwú ìdí ẹbọ ni ẹmọ́ tẹ̀lé wọn a ti ọkàn tí wọ́n ní òjẹ́ ọ̀nà tí ọlọ́run wọ́n sábà wá àwọn àdáàdà àmọ̀rọ̀ ọgbọ̀rọ̀ sáà ẹjá pè ní tẹ̀kùrí àtẹjù ní jẹ́wẹ́. àtẹjù ni wọ́n pè bẹ́ẹ̀. wọ́n mọ ọlọ́run kọjá nẹ́bí. wọ́n mọ ọlọ́run kọjá nẹ́bí. wọ́n lè fẹ́ fẹ́ràn ọlọ́run ju wọ́n fẹ́ fẹ́ràn ọlọ́run jà nẹ́bí lọ. wọ́n fẹ́ fẹ́ràn ọlọ́run jà nẹ́bí lọ. wọ́n wá fẹ́ràn ọlọ́run ju wọ́n fẹ́ràn ìsìláàmù ju bọ́lọ̀ tí ní a ṣe lọ. wọ́n wá fẹ́ràn ìsìláàmù ju bọ́lọ̀ tí ní ká ṣe lọ. Ọ̀sẹ́ni wọn lọ́pẹ́ ń kèbèrè. Ọ̀sẹ́ni tí wọ́n lọ́pẹ́ ní kèbèrè. Wọ́n pè pè àwọn aṣáájú wọn tí wọ́n tó lẹ̀ sí kán tó dé wọn pè wọ́n kèbè rí ọ̀rọ̀ ní a kò rí rẹ̀ látara bẹ́ẹ̀ tọ́ọ̀gì ni wọ́n bá débẹ̀ ìjìráàmù ni wọ́n bá débẹ̀ èyí ọmọ ṣe tọ́lọ́run lọ títí títí tí àṣetáni ó ti dá lọ́nà bọ́lọ̀ bí àṣetáni ti ń dá wọn súfí náà lọ́nà àti ogbó súfí lọ́dá o bẹ́ẹ̀ ni ń dá sálámpí lọ́nà ìmọ̀sẹ̀ nìkan ṣe kíra kan yìí rí jẹ́ jáde ní ní sùsàbáàlì àwọn nìkọ́t àwọn point tí ń dìjà láàrin Súfí àti Sálàfí oníkàsàjọ ọ́fíìsọ̀rọ̀ níjọ ní sọ́sàbáàrì táwọn mọ̀kàdàmú na sí bí nítorí kó sì mọ́mọ̀ síbẹ̀ làwá pa ogun ni wọ́n ní tààlì èmi wọ́n ń ṣe tẹ̀sìkíkù ẹ̀ nítorí àwọn tààjọ kéwú ní markaz àmàràwà àtúkò markaz ìdára kàlùkù tó yà sí ẹ̀lẹ́kọ̀tọ̀ tọ́wà jẹ́ báyìí ní bàbá ìṣẹ́ kọ́ wà ní wọ́n ti gbé markaz kalẹ̀ ní tó ìyá àbòjì ní markaz ìyá àbẹ̀rin ìyá àbẹ̀ẹ̀jọ ìyá ọlọ́mọ mẹ́wàá tí ó sì fún gbogbo wọn lọ́yìn ilé kan náà tí ó bọ̀ wọn yóò ní ọlọ́rin ní máàmì yóò délé lọ́hùn máàmì yóò délé lọ́hùn máàmì yóò délé lọ́hùn kò sí bí á jẹ́ àríkíwà nàzàríyà Sheikh Adam nù wọ́n ti kọ́ sínú ara olè alóòrì tí wọ́n ní kájú àbí ó ṣe algamawi wọ́n ti kọ́ fún ara wọn náà sínú àti àwọn lọ́pọ̀lọpọ̀ nítorí wọ́n máa tí ó ṣẹlẹ̀ lọ́la wọ́n máa tí ń ṣẹlẹ̀ kọjá wọ́n tún ṣe al yóò gbọ̀gádà bàbá náà ló gúgùn nígbà ní ẹ̀rí tó adánù yóò dàbẹ́ kí wọ́n fẹ́ràn kírísẹ́n ẹ̀rì yóò wà dàbẹ́ kí wọ́n fẹ́ràn àwọn ẹlẹ́sìn míì wọ́n mọ̀ ròyìn wọn bí àwọn ọba ilẹ̀ Yorùbá bí àwọn ọba ilẹ̀ Yorùbá bàbá aṣẹ́ àdámù wọ́n mọ̀ ròyìn wọn bí ìgbà tí wọ́n fẹ́ràn wọn ní èyí bẹ́ẹ̀ ni tí lọ́ntà ni wọ́n wò pẹ̀lú tí ń ṣẹlẹ̀ wọ́n fi ń dáàbòbò Islam àti Mùsùlùmí alábọ̀sí rẹ̀ tálùkùránì wí ojú wọn ọ̀sùngbà kan gbogbo dááyí tọ́bá kẹ́kọ́ ní àtọ̀lá ọdá kò ní ọjú mọ́bì kan ṣoṣo ọdọ̀ ilé ẹ̀wò andrive lọ́dísìn ní mọ́tò báńkì ẹ̀mínà ní mọ́tò wà díẹ̀ àwọn èbó ti wá ṣe wọ́n ṣe mírọ̀ mẹ́ta wọ́n ṣe mírọ̀ kan mọ́tò tọ́mọ̀ fi àárín tí èèyàn bá tẹjúmọ́ mẹ́wọ̀ ti àárín tinú mọ́tò yóò ṣe mistake kò ní mẹ́gbà tí torí ti àárín yẹn ìgbà ní a máa gbé mọ́tò jìnà sí yẹn tó jìnà ni ìgbà ní gbé mọ́tò súnmọ́ tó súnmọ́ ni a máa nígbà míì ọ̀tún ìjọmi òun náà máa ṣe bẹ́ẹ̀ títí náà máa sọ fún ọ pé kò jìnà ó ti súnmọ́ o ọmọ owó tọ́wọ́ fún ẹgbẹ́ ni pé ẹni yẹn jìnà sí èdè tán pẹ́ẹ̀kù gbọdọ̀ gbà pé tí àwọn oṣù tó tọ́ bá wo tọ̀tún mọ́tò mi ti wọ́n lọ́hùn ọ dàbí etí méjì tọ́lọ̀ fọmọ adámà etí méjèèjì àti ojú méjèèjì láti gbọdọ̀ máa lò ó bọ́ bá ti ń wọ̀ ọ̀kan báyìí ọkàn táwọn òun rí àfá kọ̀mọ́rùkú ti dé àtẹ̀kátò ti dẹ́mì tí ń kí buhari ni òjẹ́ ń dáadúró wọ́n ti rí àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ bí pẹ̀lú àwọn èyí táwọn kan sí ń bẹ̀ẹ̀kọ́lọ̀ wọ́n wọ́n dákẹ́ nìsì gbogbo kìíní yẹn lèyàn ọmọ lòlúwà tí ń bá ń jẹ́ ráì tí ń jẹ́ sẹ́yì tí ń jẹ́ kọ́ ìdù bẹ́yàn ọba sí lò ní àbá jẹ́ ìdí ń pẹ̀tọ̀ tó jọ ọ̀nà tọ́lọ́run tó ti yẹ kí ìyàn jẹ́nu ni kó máa bá wọn apọ́ ọ̀tún jẹ kó máa bá wọn apọ́ ọ̀tún jẹ àmọ́ kó máa yà lójú ọ̀nà tí ó gbé dájú wọ́n pè ní Islam alàlùfáàt láàlẹ́nìfàt àwọn abìsọ́ ọ̀dáhùn pé kọ̀dìríyà ni sálàfí ni ọ́nà sálàfí lòun súnfí ni ọ́nà súnfí lòun tó rọ́ mọ́ bí lùwà ìtìrí ó sì mọ́ bí lẹ lárúbá ti rí pọ́blẹ́mù tí ń lọ́gbà ogolè lọ́rọ̀lọ́wọ́ jẹ́ nìsìn kí wọ́n ẹmọ́ tún dé ilẹ̀ dúdú ní sí wà dámọ̀ sí lèmínà gbà lọ́wọ́ bàbá mi àfá mi kọ̀dìrí àjòkó ìjà ní ọmọ tí má kọ́n kéwú lọ́dún mẹ́jọ tí mo ṣe wàhálà pé báyìí lọ́sàn lóru káàbàwẹ̀ ẹ̀kọ́ tí mo jẹ́ fi kó mìíràn tí mo fi kọ́ kọ́ wá kò lọ́dọ̀ ní kọ́lọ̀ ọbọ́ sọ́wọ́ ṣéèkì kan sí gbẹ̀rẹ̀ ṣéwù ọmọ wá sọ pé ń tẹ́lì kan lọ́dún mẹ́jọ ìsọ̀nà irú ìrí tọ́bà ṣe tó lójú mi ní ìkìlì àti ẹmọ́ sí ẹ̀ṣẹ́ ní wọ́n máa jẹ́ pé áàtàn ọmọ lérí ti lọ́dún mẹ́jọ wọ́n fi ọ̀sẹ̀ kan ó fi dà lórí rú ọ̀sẹ̀ kan ṣoṣo náà bá kí ìbọn lórí náà rẹ̀ tẹ́jú àwọn lọ́gbùgbè gbùgbèrè lọ́wọ́ tí wọ́n wá ń kàkàkùkà fún títẹ̀ táàní wá wọlé tọmọ tààrẹ pé ah Bẹ́ẹ̀ tó kí lájọ kó ti àmá àtàlẹ́jà láti jọ yìí. Owó lajálù yìí. Owó lajálù yìí, àti ìdẹ́ndẹ̀ látọdún mẹ́jọ. Ìdínà táwọn sọ wípé kọ́ ìrí àtẹ́bàṣe ẹ̀ṣẹ́kárì, ìjà ní àtẹ́bàṣe pẹ̀lú àwọ̀ bákàtì rí àjà, àbá ti jà ní àjà, gbogbo ẹ̀ aláhùdáẹ́m ìrọ̀bìhì. Amákíyàn wá dé kọmọ wá bó nílá ìlà ilẹ̀ láújà. Ẹ̀ bá lágbèlé bújà mọ́. Ẹ̀ bó ní sàn gbogbo ilẹ̀ ti ń wọnú onye oúnṣàgbó lọ ọgbà kan lọ́wọ́ wá à ọ̀gẹ̀gẹ̀ wípé a mọ̀ wá tùgbẹ̀ ẹgbẹ́lẹ́bọ̀ ni ẹlẹ́bọ̀ kọ́. mọ́tọ́mọ́tọ́ àfáà ní ti jùtẹ́lẹ́bọ́lọ́ mọ́tọ́mọ́tọ́ àfáà ní ó jùtẹ́lẹ́bọ́lọ́ mọ̀fáàdù àti mọ́fáàù tí mẹ́bí káṣẹ dáwà àfẹ́ ìrímọ́ lọ́jọ́ kí n ṣe orin kan ẹsẹ̀ mẹ́rù kan al'adìyù khairun al'adìyù khairun wala fèdí ni mi أعمل أهاك بإنسان سبز ترمان ولو أسى وأساها عامل الشرعي ǹjẹ́ kí Ibrahim òkè kí wọ́n wá kọ́ mú ọlọ́kọ̀ òkè kó lè bá ìyá wọn bẹ̀. Al-'adyu khayrun wala fi dini min wala dirari wala dirara hadithu sayyidil bashari. أمل أخاك بإنسان تفوز كرما ولو أساء وآذى عامل السرر يا طيب الأم صبرا بالبلية من طاعة ربك يوما تجزى بالنسر إذا تقدمت فارس أن تكون مثلا بالخير بالخير بالتيسير والبشر وكن صبورا على الإنفاق أموالا على العيال قدو لا ليس بالبصر خير الخلائق ما يأتيك منفعة ولا يؤذي بشيء كان من خير المرأة مرعمة كان من خيار ولا يؤذي بشيء كان من خياري الخير مرعمة والسهر متربة فتنا قداك بما ينجيك فاعتبري أبناك أبناؤك أبناؤنا بدنا بالذكر أكتاب بالعلم به سلب بالأخلاق فاكتسري هذا الزمان بلينا فيه يا عجب والعصر إن الإنسان لفي خسر كأنما الوعد والإرساد مفسدة والعلم والدين للإفساد فاعتذر لكل مدرسة ولكل مجتمع فردا وجمعا يزيد البؤوس بالكثير وأنه سعى في الكذب ظهرانا من الرجال كذا نسوان كالصور العاملون يقاسون ولا أرض والتاجرون يطاعون على السفر والظالمون كثير في فجورهم نعوذ بالله من عسر بلا يسر والمخلصون يهانون بذبكهم وصالحون بها ذلاسر بالفكر يا رب أنت الذي صورت خلقتنا يسر هوائجنا ليلا بلا عسر يا من له اسمة المغلوك يا صمد Àti ní àgèrè kó làmá yẹ̀dí òòkà bí zọ̀fárí. Wọ́n ni wà sí ní lọ́rin. Ọpá bàbá wà sí ní lọ́rin. Wọ́n lè rà pọ̀. pọ̀. Ìlọrin náà wọ́n jí wọ́n sọ fún mi bí ẹgbà wà fáà. bá wa bá sọ nǹkan dàrú púpọ̀. Ìdíkíbi èébù ni ìjà ni ní gbogbo àwùjọ Ìsìláàmù. Bí ẹni wípé Ìsìláàmù ló pè wá a wá kọjá. Ìsìláàmù àwọn àfáà kan wọ́n ti mọ́sálásí àtúndò nìkan wọ́n tó bá wọn màkà ń já o wọ́n tó bẹ́ẹ̀ nìkan wọ́n yọ àlífà wọn o wọ́n yọ ìmọ́mù wọn o gbogbo àwọn nǹkan tí ó dùn mọ́ni láti mọ́ gbọ́ lọ́wọ́ jẹ́ ń kọ́ ni ní pé o aláhádé yóò máa ẹ̀rọ wà láàbí tí ìbí mi dára rẹ̀ ìmọ̀nà ọlọ́run oore ni kò sí nira kò sí pírọ́blẹ́mù nínú ẹ̀sìn àwọn tí ń pè wá ní tárọ́rìsì tí wọ́n ń pè wá ní àwọn orúkọ burúkú ẹ́ wólúgáàzì àwọn ọkọ̀ tí ó dá láti amẹ́ríkà ní gbogbo ayé ẹ̀tún wá fẹ́ sọ ọ́dọ̀ òdodo mọ́ wọn lọ́wọ́ kò tí rẹ̀ mẹ́sìn ìsìláàmù jẹmọ́ ẹ̀wọ̀n wọ́n lábẹ́rẹ̀ ara àti ìbò sẹ́yìn dẹ̀lẹ́bẹ̀ṣẹ́rí mọ́ni ààrẹ lára mọ́ni ẹlòmí lára àdíjà nẹ́bì Àmìnà àbàbì ìfẹ́ ní ìtẹ̀gùn sútàrà mẹ́. àtọ̀rẹ́ àtẹbí àtàrà Ah, tí lágbàjá ni àkókò ah, bá ṣe o Ìdí jẹ́ ìsìlámù ni ẹ̀. Wọ́n lọ àtà àwà àgbà àmìlà ṣẹ́ra rí. Kọ́lá bó tọ̀ ń ṣe ọ́ tí ní ọ́lá ìwọ́n máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ kọ́ máa rí ìsìlámù lára rẹ̀. Yàtọ̀ mi bá láhá mi sọ́bọ́ra bílbàlì ìyá ti mi. Wọ́n tọ̀ bá rí ṣe tó rówó tọ́ọ̀rọ̀ yẹjú ṣe sùúrù. Tọ́ àti rọ́bí kọ̀yá ọmọ tó jíza bí ń ná lọ́rí. Bọ́ bá ti lè tẹ̀lé ọlọ́wọ́ bá jọ́kan jọ́kan bẹ̀ tààtì ọlọ́wọ́ bá ọ̀. Ìdá tàkọ́dám tàfààrẹ bí á ń tẹ̀gún mẹ́tẹ̀lẹ̀. Bàbá wá já síwájú bí iṣẹ́, gọ́ọ̀nà ni, pẹ́sidẹ́ntì ni, ìmáàmù ni, àlífà ni, ustazu ni, mùdírù ni, ìdọ́wàwò lè jẹ́ lẹ́nu iṣẹ́ ẹ̀tọ́ bá ti lè gbé Wàhàrí sí á ń tẹ̀kún mẹ́tẹ̀lẹ̀. Try kọ example. Gbogbo rẹ̀ ní kọ́nà tọ́wọ́ rẹ̀ kó sì jẹ́ ìdẹ̀kùn fáwọn tó bá tẹ̀lé ọlẹ́yìn mẹ́jẹ pọ́blẹ́mù fún wọn tó àkùnmọ́ bá ti dé ṣe wà náà ni àfáà wa ni ọ̀gá wa ni a lè ṣe bákan ìjọba ni a ṣe ni wọ̀kùn sọ̀rọ̀ra alálẹ́ ìfàkẹ́ alálẹ́ ìyàlẹ́ àdúlà náfọ́mọ̀ ọ̀dọ̀. Jẹ́ kálùkọ́ máa ní tún látara rẹ̀. Kọ́ẹ̀rọ̀lá aláyé ti máa yà á tí ìsàmọ́ fa ẹ̀tẹ̀ ẹni tí tó dáa jù láyé náà lẹni tá a fara kàn tó wúlò fún ni. Wọ́n láyọ̀ àzébì ṣe èyí tánà mẹ́lẹ̀ kí ẹrin. Tọ́ ẹtúmọ̀ kòrí ní ìlà. Bẹ́ẹ̀ sùgbọ́n bẹ́ẹ̀ bá

kéwù wá ti yàwọ́ ẹ̀sìn wá ti yàwọ́ kò sí lójú kan mọ́ bẹ̀rẹ̀ ilmi bí ìsọ̀lù bẹ̀bẹ̀ àkàlá àkẹfà pẹ̀tẹ̀ fẹ́rọ ẹlòmí ọmọ proud bíbí ẹlòmí ọmọ proud mímọ̀ ẹlòmí ọmọ proud Muhammad bí ọkùn ọdún sí ọ̀rọ̀ bí a ọdún táwà ń jẹ́ kéékèèké bí 60 years láàrẹ̀sẹ̀ ń bẹ kéékèèké ẹ̀rù ń bọmọ kékeré lọ́dọ̀ àgbàlagbà ojú àmọ́ ẹ̀tí obìnrin lọ́dọ̀ ọkọ ẹ̀ àbúrò mẹ́gbọ́lẹ́gbọ́ ẹgbọ́n ẹ̀rọ mọ̀ta kan lásìkò ta wà ní. Wọ́n lásìrò ìnàlẹ̀ ìsànà láfẹ́ ọ̀fẹ́rẹ́. Àfikún ayọ̀ ọlọ́tọ̀ pé wà lásìrò ìnàlẹ̀ ìsànà láfẹ́ ọ̀fẹ́rẹ́ wà lásìrò ìnàlẹ̀ ìsànà láfẹ́ ọ̀fẹ́rẹ́. كأنما الوعظ والإرشاد مفسدة. أوعدك أن تكذوا واسكالي concept àbẹ̀rẹ̀ àtẹ̀sù ìdé tó àfẹ́jà ibi wà sí gan ní pàdó ìjà wọ́n lè mọ̀ wá di ìnàlẹ́lẹ́ ẹ̀fú sáradì fàátẹ́ zíró ẹni dálé kéwúlẹ̀ ọdàlẹ́ wọ́n lọ bó wà sí pákódà lọ́wọ́ ọkùnkùnmà lọ òkè rẹ̀ àlúwó ọkùnlọ́wà sí oúnjẹ́ kìí wá ṣe kèfèrí ni wọ́n fẹ́ mọ̀ àfáà tí wọ́n jẹ pàdé wà sí ni wọ́n fẹ́ Gbogbo àwùjọ ìsìnká lágbàtẹ́ òkú ń bẹ́ ọ̀nà ara wọn tí à ní. Fọ́rọ̀dá àwọn àjámọ́ ààyẹ̀ sí ìdọ́lébò òṣèlè kó sẹ́rí. Èèyàn dáa rẹ̀ bájà, àwọn ẹgbẹ́lẹ́gbẹ́ ń bára wọn jà, àwọn jẹ́ وأهله شاء فيه وأهله وأهله شاء في الكذب سهرانا وأهله أبرو فúngbà tá wà yìí irọ́ pípa wá di fáàrí ẹni tí ọ̀gá mọ́rọ́ pa àrùmọ́dé ẹ̀kọ̀tàkì nínú ríjà lẹ́kàdá ní tí wá ní kàṣùwárí àwọn aṣọ irọ́ pípa di ẹ̀gbà ọrùn aṣọ irọ́ pípa di ẹ̀rí etí asọ̀rọ̀ pípa di bàtẹ́ ẹsẹ̀ a sì sọ́rọ̀ pípa di aago. Àdáàmìlú náà yọ̀kan súnà wà láàrẹ̀bọ̀. Àwọn tó lẹ́ ní àti ṣiṣẹ́, tó ń bàjọba ṣiṣẹ́ ọ̀rọ̀ wà. Wọ́n tàbí ìrúnà yẹ ti ìhùnà alàsọ́fàrí. Àwọn tí ń sọ òtẹ́ lọ gbé ọjà wá ní bí ìfújú rẹ̀ rẹ̀ Kálukú wá máa jìbìtì lù sí tọ́wà náà wá pọ̀ sí nígboro. Nàúzù billahi min usrin bila yusrin. Ọlọ́run àtẹ́ ó nílé jí ń lè yí mọ́sàfìdẹ̀ fún rọ́pò mọ́jọ tó máa lè sí náà. Àwọn tó bá mẹ́ ṣe eré okùnbí tó gbogbo, ìwọ nìkan láàrin èèyàn mẹ́wàá ọ̀fẹ́ sí dáadáa, okùnbí tó gbogbo. Wọ́n sọ́lẹ̀ òun nàbẹ̀ ha dàlẹ́ àtẹ́rẹ̀ bẹ̀rẹ̀ fẹ́kiri. Ẹni tó bá ti lóun fẹ́ ṣe dáadáa bẹ̀rẹ̀ fákìrì lásìkò yìí tó bá Ya Rabbi anta alladhi sawwarta al-qatana. Ọlọ́run, ojú ọ̀nà ti dáwà wáyé àti mọ̀gbà tó fẹ́ dátọ́ dáwà wá ìwọ̀lọ́ dáwà wá. Yẹ́ sára àwà ìjẹ̀nà. lẹ́mẹ́ yẹ̀dẹ̀ àwọn kàbẹ̀ zòrò. Gbogbo ẹni tó bá dúró tì wọ́n lọ́hun, tó lòun ọ̀fẹ́ pàgọ́pọ̀ mọ́ ọlọ́mọdé àbá àdókù wà Gbogbo pláàni tí wọ́n pláàni pé mo fẹ́ kọ́lé, mo fẹ́ níyàwó, mo fẹ́ bí mo fẹ́ dín ọlọ́mọdé ọjọ́ tó bú. Ọba tó mú kọ́ báyà kúrò gbọ́rọ̀ ọjọ́ tó rí ọmọdé ọjọ́ tó rí náà. Ẹdákun ẹ má ti tàkábò ní sílá ilá ilẹ̀ náà. Wọ́n ni ìlàláwò mọ́. Torí tàà bá fa láìlá ìlàláwò mọ́. Kí mọ́ ń ká ìsànù. Kí mọ́ ń ká ìsànù. Ẹ bá rí àwọn àlùlá ìlà ìlàlá kó lẹ́fọ́ òkè ráyè sí mọ́bù wọn. Ẹ bá rán tí ń ṣe láìlá ìlàlá tí ó ráyè sí mọ́bù wọn. Pọ́ wọn lé. Pọ́ wọn lé. Yẹ wọn sí. Yẹ wọn sí. Bùkún wọn bó ti jẹ́nu bó ti jẹ́nu ní bàbá láwọn tí wọ́n ṣe láìláìlá àrọ̀ àwọn sálábí wa wọ́n yí sálábí wa rọ̀ yí alùsúnnà àwọn alùsúnnà ẹjá àjọ lo súnnà ni ẹjá àjọ lo súnnà ni ẹjá ẹmájá alùú bàbá ti ń búra wa àlù súnnà ma lò bàbá ti ń búra wa àlù súnnà nù ni a lò sínú àkọọ́lẹ̀ ànábì bẹ́ẹ̀ kò sínú àkọọ́lẹ̀ ànábì Muhammad bẹ́ẹ̀ ọ̀rọ̀ nípa ètìkáàbù ló kù báyìí ọ̀rọ̀ nípa báyìí. Bí ò ní báyìí. Alẹ́ ìní làwọn tó bá fẹ́ wọlé ó ti wọlé. Alẹ́ ìní làwọn tó bá fẹ́ ṣe é ti káàkù ní wọ́n wọlé. Alẹ́ ìṣì táàfọ̀ látò mọ̀ ọkọ́tàtùn. Bóní táìmù. À ń ṣàwájú lè hayat láti lè mójúkó ogun tí yàn rán láyé. Wà ìkìbálò bilkulliya ti ala Allah tabaraka wa ta'ala. Olúwa rẹ̀ fẹ́ dágbére fáyọ́ fẹ́ kọjú sọ́ba tó láyé. Oríṣi méjì ni, Kánúwà ń bẹ, ẹ̀sìká ń bẹ, alówà nípa ju ètìkáàfù lọ àmá àwọn àyàn wà kan ní kò sí nẹ́sì alówà ànábí ò sì polo ẹ̀ ètìkáàfù lànábí polo nínú ramadana mẹ́wàá ti gbèrè lóòótọ́ ọfẹ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a rí àwọn àyà ni شرع من قبلنا شرع لنا شرع من قبلنا inú òṣùlù lọ́wà òṣùlù kòlíyà òfin tí wọ́n ti fáwọn tó sáájú wa tí wọ́n kọ̀ndẹ̀mù ẹ̀ òfin tí wá náà ni ọlọ́run pàṣẹ fà náà lè Zakaria ìpé gbẹ́nu lójòkó pẹ̀lásàlẹ̀yà lé ẹ̀wú ìyà ó ní wọ́n lọ́n bóò ní ṣe mọ̀ pé àdúrà mi fẹ́ gbà ìjẹ́lé ayẹ̀ta قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سوية قام بآية سهند متى زكريا خلوا أدو كل كجالي وخرج من المعراج على قومه من الصيحة وجعد láti inú ilé rẹ̀ kọmọ bà pé láti inú ilé àdúrà rẹ̀ nínú mọ́sálásí àìlà tó àwọn ti sáà fún wọn retí mọ́mù fọ́kárájá alẹ́ yìí tó bá jáde sí wọn an sábẹ̀wọ́ bukọ́rọ̀ tanuwa àfíyà kọ sọ́rọ̀ ní wọ́n tọ́wà ìpé ẹmọ kí mú lọ ó ti ìṣára sí wọn alúwà kan alúwà àti ọlọ́rọ̀ tí yọ gbọ́dọ̀ sọ̀rọ̀ a ti dọ́dọ̀ ní námàríàmà òun náà kí lọ́lọ́run ń Zakariya wọ àwọn olítọ̀ anná láti ha bẹ́ tí mo ló fi rọ́njẹ́ yìí kọ́ọ̀rẹ́ ti ní indi rọ́pù min indi ah. min indi Allah ọ̀dọ̀ ọlọ́run ọba mi ni kìí jáde ẹgbọ̀n ya ọlọ́run sọ fún Mariam ní pé báwọn yẹn bá wá bí ọ́ alúwà ni àmọ́kèèfẹ́ alúwà wíwọlé alúwà ni má sọ̀rọ̀ ni ọgbọ́nà sọ̀rọ̀ tí jẹ́ pé a lè sin lọ́hun pẹ̀lú ká wọlé ká má jáde ká má rí ọjà kankan a sì lè sin lọ́hun pẹ̀lú ká jáde àmọ́ má bẹ́ẹ̀dà sọ̀rọ̀ a tàbábọnú ti alúwà àsìkò yóò nígbàwà á padà wọ́lẹ̀ ń gbà ní alúwà dáa àwọn ànábì ọlọ́run ní ṣe ànábì wọn mọ̀ òṣè lọ́rọ̀ èèyàn ni nítorí kọ́nà bà dá kálà kọ́nà bà dá alẹ́ ọlẹ́rí kọ́nà bà di wàhálà gbogbo àwọn ànábì ọlọ́run ló ṣe ó wà dáa Ibrahim sọ sí ẹ̀ ó ní wà ẹ̀sù mi wọ́n jìnà sí ilẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ásá ayin akúnàbí ẹ́ alá akúnàbí dọ́ ayẹ́rẹ́ bí ìsẹ̀kíyà mú ò ní pí ọlọ́run mi kí n sórí ibú pẹ́rà mẹ́bẹ̀ ọmọ lẹ́nìkan ẹni ìṣòro bá bá nù ẹjẹ̀mọ́ èyí tẹ́ẹ̀bì lọ sáró ìwọ̀n bí sẹ́ ò ní lọ bí sẹ́ sátidé tó bá ti fi ṣẹ́ dé ọlọ́ọ̀rọ̀ ìsúnmú ìmọ̀lẹ́ aláwọ̀ ìmọ̀lẹ́ ológun òtí ẹ̀fẹ́ lọ àmọ́lẹ́mù èdè wo sọ́mọ̀ èdè bẹ́nìkan sọ̀rọ̀ ìwọ ọlọ́run nípa sọ̀rọ̀ àwọn ànábì rẹ̀ tọ́rọ ń sẹ́ àwọn ni wọ́n sí bẹ́ẹ̀ nígbà tọ́rọ ká wọn láyà ànábì náà ní Ramadan bóòlù ní a fi wà ní oúnṣù bí i bá dátì hì bí mọ́dé maksusin àwà ìtọ́mọ́ bí ṣùrútì maksusọ kí àwà tẹ̀lé mẹ́jẹ̀mú wà ṣùrútì maksusọ á sì mú láìn tàbí lálẹ̀ hukumuhu ìdájọ́ ẹ̀rẹ́ o sunnatu mu'akkada sunna nabi a máa fún lágbára ìtọ́rọ̀ yẹn لأن النبي صلى الله عليه وسلم لم يتركها حتى توفاه الله Ànábì a máa ṣe lọ́dọ̀ ẹgbọ́ kí tàbí ọlọ́run tó. Ààwẹ̀ bí orílẹ̀ Ànábì gbà, òpé ààwẹ̀ bí mẹ́ta bí mẹ́rin náà. Ànábì gbà, gbogbo ẹ̀ ló ti ṣe ìtìkáàbù mẹ́ ní mẹ́wàá ti gbẹ̀yìn. Àlàámọ̀lù lẹ́rí ẹkún ṣùhù, ìfẹ́ òlá القول الأول الصلاة وذكر الله وقراءة القرآن والغير أما كان كتابة سنوسا يريو طبعا جكو بيسي ذكري طبعا كي القرآن طبعا ما كي بيسي ما طوى القرآن ورسالة له متى إذا أقوى كني يوم تكي يوم إذا كي ذكر الله ذكر الله إذا كتا قراءة القرآن لا غير وسن كامي àwọn àtọ́sọ yìí wà húwà madhabu ibn al-qasim min al-malikiyya ti wà madhabu shafi'i wa abi hanifa abu hanifa fara maliki farama abba abu qasim farama wà ní qasim jẹ ní nínú mọ́sí àbí maliki lọ́wà wàlkọ́lù sáàlì náà ẹ̀rẹ́ tó jì jami'u a'mali al kìí ṣe irun kíkí nìkan èyàn lè má lálàáfẹ́ àti kí òun púpọ̀ gbogbo tí ń bá jẹ́ ìdákọ́ nìkan ọmọ ṣe mẹ́ wọ́n tún yàálẹ̀ wàhúwà madhabu ibn wahab min al àti sawri àwọn فعلى هذا المذهب يشهد الجنائز ويعود المرضى ويدرس العلم ويدرس أهلية لتعوى كجدواني يزد بكاء تتلاوى kírun àti zíkìrí àwọn paramẹ́ pé bá ń bá gbọ́ pé mùsùlùmí kan kú jáde kọlọ bá wọn tó sí lọ tẹ́ onílàdá àti kí tó ní wàyàwó dùn lọ́rọ̀dọ̀ tọ́bá gbọ́ pọ́rin nìkan mùsùlùmí kan jáde ní Chicago lọ kí mùsùlùmí torí pé súnmẹ́ lòun náà wàyẹ́ dìrò sọlẹ̀ àìlìmà wọ́n bá gbọ́gbọ́ ń tọ kéwú kápẹ́yàn ṣe ti káàkùn mọ́sálásí mírìsì ọwá gbọ́gbà ń ṣe alkùnránì báyìí kọjáde wá orílẹ̀-èdè tún lọ́lá ju àdá ti ti ẹ̀lọ sẹ́gbọ́ fàláyẹ́ bùtùlù bí dáálì kalẹ̀ ẹ̀rin ti tó al'amra maskutun anhu ẹ̀rin tó bá táwọn àfáà ń fi yára wọn láká ìgbébáyìí ní báyìí kọ́ ni pé ọ̀rọ̀ náà ànábì dákẹ́ sí ọ̀sọ̀ pé gbàgbàbáyì sallallahu alaihi wasallam. nafsi ala ni pé àti pé bá bá ní kí a ṣe iṣẹ́ èyí tí ọjẹ́sẹ̀ ẹnu mọ́sálásí nìkan ó ṣe é ṣe kó fún pínpín mọ́wa kó mọ́gbà wọn láyìí. ومن فهم من الأمر أنه حبس النفس على الكرب الأخروية كلها وسع فيه tọ́wọ́ ayẹ́fẹ́ tó mẹ́ ṣe ìdìgáàbò ni tọ́gbà pé kìí ṣiṣẹ́ mọ́sálásí nìkan iṣẹ́ ìkìbí tí ń bá wà ní mo ti lè ṣe ìdìgáàbò èyí ò lọ́dá jù ẹni tí ó ṣe ìdìgáàbò ní tí ọ̀rá yè tí ẹni lọ bíṣẹ́ ìjọba ṣùgbọ́n tí ọwá gbogbo òfin ìdìgáàbò ṣe lórí ọkàn rẹ̀ sọ́lọ̀ tó ṣe ìdìgáàbò náà ẹ̀sìn ti káàkọ̀ fẹ́rẹ̀ tó lè bàájẹ́ ẹ̀yìn tẹ́ bá fẹ́ ṣe a máa kínú hù ààyè làkọ́kọ́ lèlọ̀ ọ̀làmá ìfí ìsàlásàtò àkọwàn àwọn àfá ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ pé mbó láti lè jẹ́ òtìká alkọ́lù àwọn alákọ̀ọ́kọ́ náà láyé síhù lẹ́yìn ti tábù ilá fìlmàsájìdì sọ́lá àfàbẹ́sì láìl haramu àbẹ́sì àfikò tí wọ́n bá ṣe ọlọ́run ní Kaaba àfikò sì kú dọ́ sí Jerusalem kọ̀rọ̀ dé ti káàkùn báwọn kan ti wínú wàbíhì kọ́lá Hudhaifa wa Sa'id bin al-Musayyib Sa'id bin al-Musayyib àti Hudhaifa ìtàwọn wínú wàlkọ́lù sáni àwọn òrò ti tálákà náà wọn àti òrò ti bíbí ayé tó wá ti gẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ tí kálùkọ́ ma rántí ẹlú ẹ̀wọ̀n ló fi jẹ́ pé káwọn àfà kan pé báyìí ní kan pé báyìí ìkẹ́ ló jẹ́ fún wa kìí ṣèjà lẹ́nìkan ọba lágbà ọ̀kan olóòwò lágbà òní ọlọ́gbà ọkẹ́ gbogbo wọn alkọ́ọ̀lù sáàlì alẹ́ ìtìkáfù ààmù fi kúlè masjid وبه قال جمهور العلماء وعامتهم من الشافعية والحنابلة والحنفية إذا لو فاقوسي أو حنابلة أو شافعية أتي أو حنفية أو لأقوس ومشهور المذهب عند المالكية قد أو مالكينا لقو لقو أونا قرانا في أني مزرعة التي شوفي فاق والقول الثالث Ọ̀rọ̀ kẹta lọ́dọ̀ àwọn àfáà kẹta. Láyé ṣẹ́rọ̀ tù àyẹ̀kún àwọn nírá kìí ṣe dandan kọjá mọ́sálásí nìkan ọ̀rọ̀ mọ́sálásí là ń tí ó sì láyé láti gbà yìí àkàwárí ó rìn tẹ́lẹ̀ mẹ́jọ mọ́sálásí gan wà húwà pàúlò ń ṣáàgùn àmọ́rọ̀ yẹn òkèrè ọ̀rọ̀ tó pọ̀ jù kọjá mọ́sálásí ni àwọn tó lè mẹ́jọ mọ́sálásí àwọn kéré قال به ابن لبابة مستدلا بدليل خطابه وبمفهوم مخالفة قوله تعالى ابن لبابة lọ́sọ́ òun wá mú ti ọ̀rọ̀ tó wá ọ̀rọ̀ náà wá ipé èèyàn lè ṣe ìtìká fún lé ara ẹ̀ ó lè ṣe ní sọ́ọ̀bù ẹ̀ ó lè ṣe níbi kan kò sí kọ́lá lórí òtẹ́ẹ̀lì bá wà tó sí ìzó òtẹ́ẹ̀lì ó sì náà ó lè ṣe ìtìká fún bẹ̀. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد àwọn tó ní mọ́sálásí ni àwọn sọ báwọn ní pé ẹ gbọdọ̀ súnmọ́bìnrin tẹ́bá ṣe ti káàkò hotel bá ń sin mọ́tàláàsí wọ́lkọ̀ ìlú náà tẹ́gbọ́ ẹnu wípé wọ́n ní ẹmọ́ súnmọ́bìnrin yìí tẹ́m bá ń ṣe ti káàkò lọ nínú mọ́tàláàsí tí ó ti fi consistency tẹ́rẹ́wò nínú lọ a jẹ́ pé tàm bá ń ṣe nínú mọ́tàláàsí tí a tó lè ṣe ń bò míì tí súnmọ́bìnrin nínú òun lakọ̀ọ́ bá ń bá ń ṣe ń bò míì táa lè súnmọ́bìnrin àbárẹ̀ sínú kéèsì míì ọ̀tọ̀ ní kéèsì ká ṣe ní mọ́sálásí ọ̀tọ̀ ní kéèsì ká ṣe láyé ní sí ìṣe mọ́sálásí kéèsì súnmọ́bìnrin wá kanu ala qawlayn bin nisbati lirrajul àwọn ẹ̀wọ́ ní méjì tó ní sọ́kùnrin القول الأول لا يجوز إلا في مسجد جماعة أو كان مدرسة تبقى وهو قول الجمهور من الحنفية والحنابلة وهو رواية ابن عبد الحكم عن مالك لا تضمان كما تبعوا أو حنابلة أو حنفية أو نصرامة واعتبره الشافعية أولى خروجا من الخلاف بدليل أن القياس يخصص عموم قوله تعالى وأنتم عاكفون في المساجد أصاب بمبنو مدراسي يعني في عاكفون في المساجد نفسي عاكفون في المساجد يتعوه بمجاء يقول سبيل عاكفون في البيوت أو نفسي والمساجد هنا عام مدراسي بكاري يعم كل مسجد gbogbo àdájọ́ láti bí ìbájẹ́ mọ́sáàrí jẹmọ́ ìbájẹ́ mọ́sáàrí واحتج القائلون بالمسجد بمسجد الجماعة أن المساجد المذكورة بقوله تعالى هي المسجد التي تعين المنتسبة على أداء الواجبات الدينية. táàyè tí ọkùnrin ó fúrí tóbìnrin ó fúrí ọwọ́ àbẹ́ àwọn ọmọdé ọmọ kó pé síbẹ̀. Hátà tàtà hátà ẹ̀sẹ̀ rínà àyẹ́kìdí alùwàjìbá ti bà kí á kàtọ̀ láti jàmá àti yóò fèrè láwọn sí jàmá. Wàtọ̀ láti jùmọ̀ àti ó lè kí jùmọ̀. Lè ánà lùwà àjìbà láyé tọ́rakù bí súnnà. Torí pé ọ̀rọ̀ èèyàn ọlọ́run, a gbọ́dọ̀ súnnà dá kọjá wàlìjámù bẹ̀ náà hùmà áùlà in amkana wa illa fala bí ọ̀bá wá rọrùn àwọn kan ní kọmọ sí ìjìká ọ̀pọ̀ rárá àwọn kan ní bí ọ̀bá rọrùn kó sí olówá ti lágbàá mọ́ يقول Lẹ́bàá tí ti káwọ́ fún mọ́sáàdì jẹmọ́ ni ti ṣe. Wàlkọ́lù sáàni ẹlẹ́fẹ̀ẹ́jì. Yẹjúzù ni ti tábù fil masajidi kulliha, wà wà kọ́lù mashhuri madhhabi al-malikiyyati wa shafi'iyya. Wà sàdálù bi umumi qawlihi ta'ala wa antum akifuna fil masajidi. والصحيح أن الانتكاف ليس له مدة معينة أو كان انتكاف كنبا كان بل من العلماء من قال بجواز الانتكاف خلال àwọn kan ní ilé títí káàkù ní wákàtí kan wàmàn àrádà àyà àtẹ́kìfà yawman aw yawmayn aw thalatha aw khamsa ẹ̀yìn tàbí ẹgbọ́rùn ẹni tí ọ̀gá lágbàá ọjọ́ mẹ́wàá ó lè ṣejọ́ kan ó lè ṣejọ́ márùn-ún ó lè ṣejọ́ mẹ́ta ike tí mo lágbàá nù nígbà tó bá ṣe ti káàkù tó bá jọ tó Fàlá ìlzámùhù masjidu ìjámẹ́un ìdàkánà láti bí kùhù jùmọ̀. Bẹ́yàn bá ní pé òun ò ní rí jímọ̀ kí, kọ́ ṣe bí jọba ti rí jímọ̀ kí, torí jímọ̀ pàtàkì yìí ti káàbù lọ. Wà ṣe ti káàbù ọ̀ kí jímọ̀ bọ́ sí. Wà ń káàná sàtìdírí kùhù fàárọ̀ Ìtìkáàbù bẹ̀rẹ̀ láti alẹ́ yìí. Ìtìkáàbù bẹ̀rẹ̀ láti alẹ́ yìí. Ẹni bá lè ṣe mẹ́wàá. Ẹni bá lè ṣe mẹ́wàá. Láti rí wọ ní ẹ̀mà ọdá bẹ́ẹ̀. Ọdá bẹ́ẹ̀. Ọ̀bá lè ṣe mẹ́wàá. Ọ̀bá lè ṣe mẹ́wàá. Mọ́sà ìṣe rárá. Mọ́sà ìṣe rárá. Àwọn tẹ́tà máa ṣe mẹ́. Àwọn tẹ́tà máa ṣe mẹ́. number one. A máa number one. Náfìlà number two. Náfìlà number two. La ilaha illallah number three.

Ọkùnrin a máa lò ó. Ọkùnrin òní símbẹ̀ rárá. Ọkùnrin òní símbẹ̀ rárá. Àbọ̀ sísàlẹ̀. Àbọ̀ sísàlẹ̀. Pátásíkò oòrùn. Pátásíkò oòrùn. Ẹbọ̀lẹ̀ kírun. Ẹbọ̀lẹ̀ kírun. Àwọn tó bá wá látòkèrè. Àwọn tó bá wá látòkèrè. Wọ́n sì tòrún ó di pa owó pọ̀ máa ṣe oúnjẹ fún wọn. Wọ́n ti máa ṣe oúnjẹ fún wọn. Olóògùn Ọlọ́run. Pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. Ẹni bá fẹ́ ṣe ẹ̀rí àwọn àfáà. Wọ́n ni kẹ ẹ̀rí àwọn àfáà. Ọlọ́run gbà fún wa. Tàfsírì ti wa lọ́wọ́. Òdí tàfsírì lọ́wọ́. Àwọn ìṣe tàfsírì ẹni bọ́ takẹ́ ìjòkó. Àwọn ìṣe tàfsírì bọ́ takọ́ ìjòkó. Àwọn tẹ̀rí àná lẹ́gbọ́ yìí. Àwọn gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà láti gbọ́ yìí. Àfáà Kọmọrùdí. Àfáà Kọmọrùdí. Ẹ̀sàdúà. Ẹ̀sàdúà. Bàbá wa ní àti eh, Agége. Bàbá alátajéje. Ẹ̀sàdúà. Wọ́n ṣàdúà. Bàbá wa gbọ́ قرآن وشربنا صلوا على النبي الكريم الله عليه وسلم لقد صدق الله رسوله الرؤيا بالحق آمين ọlọ́n kó wọlá gbólóhùn yìí tí ó sọ àlá àwọn bàbá wa di òdodo ibi tọ́lọ ń sọ di òdodo dé ọlọ́májì ó takú síbẹ̀ albarkawa Muhammad ọlọ́n jẹ́ kí wọ́n túbọ̀ gùn ní ẹ̀mí àlàáfíà àti ọ̀kanbalẹ̀ ọlọ́n kó wá wọlá bẹ́ẹ̀ èyí tí ọlọ́run wá sọ di òdodo lára tiwa náà nípa àláti bàbá ńlá tó fi rí bó ṣe rí òun náà ni ò jẹ́ ká lè máa wá déédé gbogbo ẹni tí wá wà ń bí iná tẹjọ́ kò jẹjọ́ mọ́ lé kí ọlọ́run kó sọ fi iná dòdòdó ọlájẹ́kan ṣọ ọlọ́run lọ́dọ̀ àwọn bàbá wa gbogbo ẹjọ mọ́ lọ́kùnrin lóbìnrin ọlọ́nkó bá sọ ilẹ̀sọ rí ọlọ́nkó sọ alẹ́sàn ọlọ́mbà asan ilẹ̀ sàn rí ọlájẹ́ kan ṣọ ọlọ́run iná àti iná fáwọn bàbá wa iná àti iná kan náà gbogbo alágòkè délẹ̀ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك صلوا على النبي الكريم وأنك ما شاء الله لا تلك تواجه جماعة